إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرقف الله سبحانه وتعالى ọlọ́ọ̀bá tí ó ṣe wá ní mùsùlùmí tó ṣe wá ní ẹni tí ó ń gbìyànjú láti ma kí ni pàápàá Islam eléyìí nínú oore tó ga jùlọ ní o tó tó pé lókùn ìgbà tí yẹn bá ìwà lórí Islam ó ìwà lórí oore tí yẹn bá fi lè fi Islam lẹ̀ pẹ́rẹ́ tó bẹ́ kú lórí ẹ̀ ó ṣòfò òfò ayérayé ni o so látara kíyàn fi yàgò fún òfò nínú ẹ̀sìn yàn nínú alkiyama yàn òun ni ìwá ìmọ̀ nípa tawhid ìmọ̀ lé ìmọ̀ nípa tawhid nípa bóòlù yán sí mọ́lá ọba lẹ́yọ kan ṣoṣo kìí kàn sí lérè fẹ́ bí a sí ma ń kọ nínú àwọn dùrúsù làkìríyà so ní pé tawhid gbogbo gbogbo àwọn nǹkan tí àwọn àlìfáà tó yí pé ìgbà tó mú bá fi kọ́ tán ìgbà tí ó bá fi délé gan yóò ti gbàgbé rẹ̀ so nínú àwọn nǹkan tí ó ṣàǹfààní ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tawhid lọ́nà tí pé yóò lè wúlò fún yàn èyí ó lè lò yóò lè sìn aláǹfààní nínú ayé yẹn nínú ẹ̀sìn yẹn èyí ó lè fi máa gbẹ́kẹ̀ lọ́lọ́wọ́ gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹn so n ta fi wọ́n wo ni yàn tíra yìí tíra durusun fi sharhi nawaqid al-islam àwọn dars àwọn àkójọpọ̀ ẹ̀kọ́ nípa àlàyé nawaqid al-islam so tó ṣe pé ẹni tí àwọn tí ẹntán ṣe àbẹ́ni tí wọ́n kójọpọ̀ fún àwọn náà ni a sheikh salih ibn fawzan al-fawzan sheikh salih al-fawzan so nínú sharhi nawaqid al-islam àlàyé àwọn kan tó lè ba islam jẹ́ àti wá dé náà kídò ẹlẹ́kẹta nǹkan tí ma ń ba ìsìláàmù jẹ́ ẹlẹ́kẹta òun náà ni ẹni tí ó bá pe àwọn ẹlẹ́bọ tí ó bá pe wọn ní kéfèrí àbọ́n ṣe méjì nípa ìjẹ́ kéfèrí wọn àbọ́n náà ti ẹ ń sọ pé in tí wọ́n rìn dáa pé à wọ́n pé oríire wà ní christianity o ni pé à tàbáwò lọ tàbáwò bọ̀ ó dà pé kíní ìnà nǹkan kan náà ni tó ń bá se lé ìnà tó ń bá ṣe tọ̀hún tó ń bá sà ti gbàgbọ́ nínú pọ́lọ́wọ́ bá wà ara ọ̀ kò tó gan kó tí ẹ̀ tó mọ́ sọ báhùn ó tún wá gbọ́dọ̀ gbà pé kèfèrí ni wọ́n ó gbọ́dọ̀ kàfàrà àwọn kèfèrí bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ní lé olórí kó pé kèfèrí ní kèfèrí àti kèfèrí rẹ ni ṣe bí kèfèrí ọlọ́run ni ẹni tó bá fi jẹ́ kèfèrí ọlọ́run kèfèrí tèmínà ni so ẹni tó bá fi jẹ́ kèfèrí ọlọ́run kèfèrí tèmínà ni so Sheikh Salih Fawzan wọ́n sàlàyé ilé ilẹ̀kùn rẹ̀ wọ́n sàlàyé fún wa àwọn ìdájọ́ tí ó tẹ̀lé ìpè kèfèrí ní kèfèrí wọ́n ni aláwọ̀kọ́ nínú ìdájọ́ tí ó tẹ̀lé ìpè kèfèrí kèfèrí ni pé èyàn kórìíra àwọn kèfèrí èyàn mú ọlọ́ta èyàn ní mú ọlọ́rẹ̀ so bákanáà nínú rẹ̀ náà ni pé tí kèfèrí bá kú mùsùlùmí kọ́ ni ó dáyà kọ sísìn pẹ̀hà sáwà máa wọ́n rẹ̀ àwọn ọ̀rẹ́ Paul Paul ọ̀rẹ́ mi ni láti secondary school níwà fi Paul lulẹ̀ kó sí ọ̀sán eh, òkú bàbá rẹ̀ Stephen Paul Stephen so níwà fi lẹ̀ kó dá sí òkú bàbá rẹ̀ pẹ̀hà ara ah, ọ̀ àìsíbáwọn àjọ ma ń gbá bọ́ọ̀lù náà rárá ọ̀ so ọ ti kó nígbà èwe so ọ ti fi fi ìgbà èwe lẹ̀ so fada àìsíbà alákọ̀dá àdáka zamanuhu so fi ìgbà èwe lẹ̀ àwọn táàmì yẹn ti kọjá rẹ̀ so uh, وفدع السبا ولقد أعداك زمانه وازهد فعمرك مر منه لأطيب kó wá ní zuhud àwọn èyí tó wá sí kíni àwọn èyí tó dá nínú ọjọ́ orí rẹ̀ ti lọ tó fi pọ́ọ̀lù rẹ̀ pẹ̀lú òkú bàbá rẹ̀ so tí kéfèrí bá kú èyí dáyàpọ̀ níbòmí mr johnson johnson pé yóò wá kú ìwá ní àwọn àgbọ́gbó kú ìwà níwà náà tí ó gbé pósí rẹ̀ so ara àsọlé ìfún wa pé ọmọ tó ń ṣe ni so anábi sallallahu alaihi wasallam nígbà tábò tọ́lì bukú anábi ò ṣayá àjànáza rẹ̀ àmọ́ tó báyìí pé wọ́n kà máa ní àdúgbò lára ẹgbẹ́ kòtò kẹ sọ wọ́n sí kà máa ní ara àdúgbò lára sọ́dẹ̀ kẹta nínú àwọn kan ah ẹ̀rọ burúkú yìí tí wọ́n yí sọmọ èèyàn kìí sọmọ èèyàn náà lọ́nà ọba tó dá ọláàánú jọlọ́run lọ́kọ̀ọ̀n sọ́lọ́run tó dá tí ó fi síná ìwọ láàánú jọlọ́run lọ òríwọ̀ bàbá láàánú so wọ́n ní ẹlẹ́kẹta nínú nǹkan tí ó tẹ̀lé ìpé kèfèrí kèfèrí oní ẹni pé mùsùlùmí ò kí ń jogún kèfèrí ọ̀ àwọn kèfèrí náà wọ́n jọ mọ́ gbádùn ogun ara wọn so wọ́n lẹ́lẹ́kẹ́ ni oní ẹni pé kèfèrí ọkùnrin kò gbọ́dọ̀ fẹ́ mùsùlùmí obìnrin kò tọ́ kèfèrí ọkùnrin kò gbọ́dọ̀ fẹ́ mùsùlùmí obìnrin tó pé obìnrin ma ń wà lábẹ́ ọkọ ni bó ni mùsùlùmá mùsùlùmá lóbìnrin bó ní ṣe wá wà lábẹ́ kèfèrí so tí ma wá tẹ̀lé àwọn ìdájọ́ fáyà àti mẹ́lẹ́kù nínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ọkùnrin òun lè fẹ́ kèfèrí nínú kèfèrí wo ahlul kitab Jews àti Christians ó lè fẹ́ pẹ̀lú mẹ́jẹ̀mù so kó jẹ́ mọ́ sọ́nà kó jẹ́ ni tó yẹ pé ó wà chaste kìí ṣe onírìnkùnrin onípatí arìndélálẹ́ agbàlejò ọkùnrin oní boyfriend so kìí ṣe ni tí ma ń ya òhó rẹ̀ òhó ojú rẹ̀ ní òhó ara rẹ̀ òhó apá rẹ̀ sórí social media ó gbọ́dọ̀ wà chist so ìwọ̀n náà wò sí mẹ́jẹ̀mú yìí pé nínú kẹfẹ́ rí tọ́lọ fẹ́fẹ́ so ṣe Rachel àbí kí ló kọ́ rẹ̀ àbí gbogbo tọ́lọ fẹ́fẹ́ tóhun tóhun ti yára rẹ̀ sórí Facebook so tẹ́ pé o tún sọ fáwọn èèyàn thank you for liking it ìwọ náà ń like rẹ̀ so ṣe mọ́ sọ́nà lè rùn só tẹ́ kọ́kọ́ pé mẹ́jẹ̀mú yẹn náà ẹlẹ́kejì ní kọ̀gbọ́dọ̀ jẹ́ni tó rí pé yóò à ń bẹ̀rù pé yóò jọ sínú aburú kọ̀gbọ́dọ̀ jẹ́ni pé à ń bẹ̀rù pé yóò padà sọ náà di kèfèrí ní pé à lóòtọ́ ni kìí sí rálẹ̀ ọ̀ deeper life life rẹ̀ ti deep nínú fire àti ma àti thunder so deeper life so but kí ló kọ́ rẹ̀ kìí rálẹ̀ but kí ló kọ́ rẹ̀ bí life rẹ̀ ṣe deep nínú tó deep nínú ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni ó ṣe deep rẹ̀ wọ́ ìwọ́n ọ̀nà ẹ̀ so gbogbo gbogbo ẹni tó wá ṣe pé èèyàn bá fẹ́ tí ó bá ti wọ́yàn wọnú kèfèrí àárá ọ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́ ọlọ́run ọ̀bọ̀ ní sọ fún ọkọ̀ fẹ́ kọmọ́fẹ́ mọ́sánà inú ahlul kitab bọ̀ wà lè fẹ́ ni tí ó sọ di kèfèrí ara wọn ọlọ́run ní sọ fún ọkọ̀ fẹ́ ni tí ó affect ìrúdò rẹ̀ but ẹni tí ó affect ẹ̀sìn rẹ̀ ọwà lè fẹ́ bákan náà tí ó bá sọ àwọn ọmọ rẹ̀ di choir boys tí wọ́n mọ̀ lọ Sunday school táwọn náà mọ̀ tí wọ́n kọrin fún Jésù so ara wọn kò gbọ́dọ̀ sọ àwọn ọmọ rẹ̀ di àwọn choir disciples sọ ara sọ tí wà dípá àwọn náà gbogbo ènìyàn ó ti mọ̀ kódà tó bá tún mọ́ ibi tí wọ́n ní wọ́n ti mú ọ mọ́sálásí gbogbo sunday tó wọ́n ti mú ọ church àwọn orin church wọ́n tún máa kọ lẹ́yìn mọ́mú ti kẹun sọ ara ọ̀ tó wá ṣe pé èyàn gbogbo àwọn aburú báyìí ó ṣẹlẹ̀ má fẹ́ kèfèé yíò ábìlẹ̀ tà sí adúrú mùsùlùmí tó ń ti ń bẹ́ńlẹ̀ kèfèrí lọ rí fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ṣáhúwà ṣáhúwà ìfẹ́kúfẹ́ so àti kí ẹ má lè ju tí tó wà lọ́wọ́lẹ̀ sẹ́rẹ̀ karùn nínú àwọn in tó tẹ̀lé ìpé kèfèrí kèfèrí wọ́n náà ni pé èyàn gbọ́dọ̀ bọ́pá bọ́sẹ̀ lọ́dọ̀ wọn èyàn gbọ́dọ̀ ṣe hijrọ́kù nílùú wọn ìlú àwọn kèfèrí ọgbọ́dọ̀ ṣe hijrọ́kù mẹ́ ọgbọ́dọ̀ kó mẹ́ kẹwọ́lọ̀ jẹ́wọ̀ musulmi ní ma bá ní ìlú àwọn kèfèrí pé a níbo ní Abdullahi tẹ̀wá sí ní ló wà United States of America so pé a ibo ní kílùkọ́ rẹ̀ ibo ní Muhammad wà ń sin pé ó wà ní wà ní Italy so wà ní Italy àbó wà ní Greece Greece lọ́wà so ara wọn so ó gbọ́dọ̀ ṣe hijira ni torí pé tó bá fi wà láàrin àwọn kèfèrí tọ́lọ̀n bí káwọ́ bẹ́ sáàrin wọn ìbálẹ́jọ́ ni lọ́dọ̀ náà bọ̀n gẹ́ bí a sì káyà Suratu Nisa fún wọn tí ṣe fún wa bákan náà nábi gbọ́pá bọ́sẹ̀ kó lára ẹni tó ti gbọ́n kó ó ń dó sáàrin àwọn àwọn èèyàn tún ń sá lọ option tó kó ẹ tún dínà wọn ẹ̀yìn tí ẹ ṣe wo tó bá làákàí mú báyìí ní ìsọpọ̀ ìní làákàí ò so àkẹ́kọ̀ọ́ ara ọ̀ ní tó bẹ́sìn mú yóò bá làákàí mú náà àwọn ọmọ pé tí ẹ ìwọ̀n wo tí tí ó jẹ tó bá lọ jẹ láyé yìí tó padà lọ jẹ́ kèfèrí lọ́dọ̀ Ọlọ́run bá ń kọ́ só sórí rẹ̀ nìyàn kò sórí rẹ̀ nínú láyé yìí sòsó sí rí pé kìí sí pé wọn lò láàkà ìbáyìí ok hab tàbátí wá sọ pé ok ó lọ Amẹ́ríkà wọn Amẹ́ríkà tó ti lọ Amẹ́ríkà wọn ó lọ di kente abíbi tó ti lọ wọn náà bẹ̀rẹ̀ sí pẹ́ra rẹ̀ lóbìnrin tó bá wá pé yóò máa dínwò fún ọbí obìnrin yóò sọ fún ọ pé ìwọ ẹ̀gbọ́n rẹ̀ àwábúrò rẹ̀ pé má pè mí don't call me Abdullah call me Christina call me Christina pé ah òun ti pé ní òun ti yí padà sóbìnrin ìwọ náà ó ní pé fatuwa tó ṣe fún òfin báyé ilé ayé rẹ̀ jẹ́ nígbàtá àwọn afáǹsọ fún pé kó mọ́ lọ ìwọ nítọ̀ àwọn afóòmọ́ tí wọ́n ṣe tí wọ́n náà rí pé ó ti bàlìkì àmà rẹ̀ jẹ́ so ọkùnrin yo àwọn díbọ́ fún ọlọ́rí fóònù yóò tún mọ́ sọ wọ́n pé boyfriend ń wà ń bẹ ọkùn nínú ọ sí wọ́n náà sí gbogbo nǹkan bá ń bá láàkà ìmú àbáwọn ma tí èyàn nílé kọ́ ní islamu tó bá ń kọ́ ní islamu tí ó di pé kìíní bàbá medicine bàbá doctor doctor so tó wà nílùú èbó ó wà ní UK doctor fọmọ́lẹ̀ sílé ìgbà tí ó dé ó gbà pẹ̀lú ọmọ bó ṣe yọ belt tí nù pé is that why I train you is that why you are here tó fín gẹ́gẹ́ bí ẹ̀sí ma fi ma ń lẹ̀ yìí wàláhì bàbá ti wà lẹ́wọ̀n báyìí wọn àwọn ìbó lọ sọ fáwọn ọlọ́pàá straight ni bàbá káwọn mọ́ káńtà ń ṣe ránà táwọn òkú so látara lẹ́yìn ìgbà tí bàbá wá lọ́mọ yẹn ọmọdé ń sọ fún àwọn ọlọ́pàá pé rárá wọn ò lè gbọ́rọ̀ sọmọdé náà so ṣe tó fẹ́ fún ẹ̀gbọ́n rẹ̀ tó ní ọmọ lọ́lẹ́ ìbónù àwọn tó ń sọ pé àwọn àfọ́gbọ́n tí wọ́n ṣe so mélòó ní àwọn tó wà mẹ́ tó fẹ́ dọ́gbọ́n mọ́mọ́ kó mẹ́ tí ó rọmọ mú kò gangan mọ́ báyìí so àwọn ti di kèfèrí so ọgbọ̀dọ̀ dólá nílò àwọn kèfèrí ọ̀ torí pé ọ̀ nílé rí ìsìláàmù fi nílẹ̀ èyí jẹ́rọ ọ̀ràn ìyẹn tó bá fi wà láàrin àwọn kèfèrí so bákan náà ọtún wọ́n wà náà àwọn mùsùlùmí ọtún wọ́n lọ sí ìlú àwọn kèfèrí náà lọ tó ń lọ náà wọ́n Nàìjíríà yẹ pé ara ọ̀ láìkí Abakaliki káà ọláìkà àwọn tó wà ń bẹ̀gùn wọ́n níwà wọ́n níwà wọ́n sì rẹwà so ayé ayé yìí náà lọ ń bá ká kọ̀bá takọ̀ àlìkíyàmọ̀ rẹ̀ so nínú àwọn nǹkan tí ó tẹ̀lé ìpé àwọn kèfèrí kèfèrí ọ̀hun náà ni kí ẹ máa kọ́kọ́ sálámà sí wọn tó bá rí Mr. John níbọ̀ rẹ̀ orí tí ń bọ̀ mọ́ kọ́kọ́ sálámà sí jẹ́ kó máa jẹ́ kó ní kọ́kọ́ sálámà so jẹ́ kó máa jẹ́bẹ̀ mùsùlùmí bọ́lọ̀ máa wà nípò òkè báyìí kìí sọ́nà tí ó fi wá padà go against rẹ̀ ọ̀nà ara ṣùgbọ́n lọ́nà tí yíò máa wà lókè rẹ̀ kọ́lá tó fẹ́ tó bá lè máa ṣe dáadáa sí láti fi yẹpẹrẹ rẹ̀ máa sí kó wà fi wà lábẹ̀rẹ̀ mélòó mélòó àwọn èèyàn àwọn àwọ́mù tó bá ti ṣe dáadáa sí wọn ọbẹ̀ lè máa dọ̀bálẹ̀ afá ẹ̀ṣẹ̀ wà ní nìkan so gbọ́n tí ó fi máa yẹpẹrẹ fún ọ so ara so wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ kó lọ́dọ̀ jésù kan wá bọ́ sọ́dọ̀ tí so jésù náà ń bọ́ tẹ́lẹ̀ ìwọlọ́wà kùtù wọn bọ́ báyìí ẹlẹ́kejì nínú àwọn kẹ tí ó wà nínú pé èyàn ń pè kèfèrí kèfèrí o náà ni pé èyàn onímọ̀ tí wọ́n síwájú láwọn jòkó bẹ́ẹ̀ sì ni èyàn onímọ̀ gbà wọ́n láyè lọ́nà sànẹ́bì sallallahu alaihi wasallam ló sọ pé èyàn gbọ́dọ̀ mọ́ gbà wọ́n láyè lọ́nà but a sọ fún wa pé ilé ìlò ìdíwọ̀n bí ẹ̀ máa lágbára mẹ́ so wọ́n sọ pé kó fara ní kó lọ ṣe sùta fún wọn but lọ́nà táyì ò ní gbà wọn tó tí táyì bá gbà wọn physically àyí ó gbà wọn náà ideologically so ká bọ́ sí èyí tó kà lónìí wọ́n ní sáàmìnà wálẹ́lẹ̀ kẹjọ nínú àwọn nǹkan tí ó tẹ̀lé ìpé kèfèrí kèfèrí tó fi mọ̀ pé so ṣọ́ pé wọ́n ń pe kèfèrí kèfèrí tó tọ́ báyìí wọ́n ní adamu temkinihim min dukhuli al-haram al-makki èyàn gbọ́dọ̀ jẹ́ kí wọ́n wọ Makka al-haram al-makki wọ́n ni ya Ọlọ́run bá sọ pé qala Allahu ta'ala ya ayyuhal ladhina amanu innamal mushrikuna najas àwọn olùsẹ́bọ̀ rẹ̀ yìí ẹ̀gbin ni wọ́n ìdọ̀tí ni wọ́n ẹ̀gbin ni wọ́n ni pé àti sì ìròrí wọn ẹ̀gbin ni so àwọn iṣẹ́ ẹ̀gbin ni kò túnmọ̀ pé tí a bá bá kèfèrí lọ́wọ́ alàlá rẹ̀ jẹ́ àbí ọgbọ̀lọ̀ fọwọ́nù ara fala yaqrabu al-masjid al-haram ba'da 'amihim hadha lẹ́yìn ọdún yìí wọn gbọ́dọ̀ tún súnmọ́ masjid al-haram wa in khiftum 'aylatan tẹbá ń bẹ̀rù òsì fa sawfa yughnikumullahu min fadli ọ̀nà ọgbọ́ padà lọ́rọ̀ látọwọ́ ara rẹ̀ in sha'a tó bá wọ́lọ́wọ́ inna allaha alimun hakim ọlọ́wọ́ bá ọba tó nímọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ni wani falamma nazalat hadhihi al-aya wani gbà tí aya yìí sọ̀kalẹ̀ arsala an-nabiyyu sallallahu alaihi wasallama aliyan radiyallahu anhu yunadi wani annabi sallallahu alaihi wasallam na ali kula ma pepe fi mawsim al-hajj na wasi ko hajj alla yahujja ba'da hadha wala yatufu bil bayti uriyan bẹ́ẹ̀ sì ní kò gbọ́dọ̀ ṣe tọwáfù pẹ̀lú káàbà ní òhò torí pé nígbà jàhílíyà wọ́n máa ń ṣe tọwáfù káàbà ní òhò ní àwọn kọ̀ọ̀kan ní ti gbogbo wọn wọ́n ni famuni'u min dukhulil haram wọ́n kọ̀ fún wọ́n ní Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ pé innamal mushrikuna najas àwọn olùṣẹbọ ìgbín ni wọ́n ṣẹ̀ fala yaqrabu al-masjid al-haram wọ́n gbọ́dọ̀ súnmọ́ masjid al-haram wa laysa al bal man'uhum min dukhuli haram ó sì gbọ́dọ̀ wọ haram gangan ara ni so wọn ò gbọ́dọ̀ ọ̀rọ̀ haram gangan ara oye so a sì mọ̀ pé àwọn afáà ní Makkah haram so Madina haram so àwọn afáà mi sì ní tafsir wípé àwọn kan tó jẹ́ Mina àti Muzdalifa haram lòun ṣùgbọ́n Arafat ohun sí nínú haram hìlì lòun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ táwọn afáà so wọn ni wọ haramu so wọn ni wọ haram eléyìí ni ìpìlẹ̀ wọn sì ní ma gbé bẹ̀ èyàn sì ní jẹ́ kí wọ́n súnmọ́ bẹ̀ so ẹ wá rí pé nínú àwọn nǹkan táwọn èèyàn ma fi ń bẹnu àtẹ́lù ìjọba Saudi láyè sí ọ̀nà kan ìjọba Saudi a awọ Saudi so àwọn kèfèrí wọ Saudi ibùn náà wọ́n Saudiya sí Maka ni sí Medina ni wọ́n wọ Riyadh ẹ̀hìn tàbí sọ fún haram ni so wọ́n wọ Dammam tàbí sọ fún ọgbẹ́ haram ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlú tàbí sọ fún haram ni àti pé ṣé wọ́n láti gbé bẹ̀rẹ̀ ṣe pé wọ́n wọ̀ nítorí hajjá kan tàbí kejì so wọ́n wọ̀ torí pé ìjọba ìjọba mùsùlùmí mú wọn ní sẹ́sìn wọ́n wá ń ṣiṣẹ́ fún ìjọba mùsùlùmí ṣé ẹni tí ń ṣiṣẹ́ fún yẹn ló wà nípò tó ga ní abẹ́ni tí wọ́n ń fún of course gbogbo ara mọ̀ pé ẹni tí ń ṣiṣẹ́ fún yẹn pàápàá ló bá jẹ́ jẹ́ Nàìjíríà yìí yóò mọ̀ kúrú yóò mọ̀ ga ni ẹwọ́ pàá lórí èlò tó lọ lọ àwọ́ lórí 2000 lórí 2000 naira ló fi fẹ́ wọnú lẹ̀ sí báyìí tó lọ lọ so kò sí kò sí ó dájú pé ẹni tó bá háyà yàn òun ló wà nípò tó gana ẹni tó wá háyà ní ọmọ òbí rẹ̀ torí ó lè fáyà rẹ̀ níta gẹ́gẹ́ àwọn ìbò sí mọ́ sọ ó lè fáyà rẹ̀ so nígbà tó bá wù so ọlá kó lè fáyà rẹ̀ nígbà tó bá wù yẹn náà ó mọ̀ sí kí ni ọmọ so àwọn kèfèrí wà lábẹ́ pé wọ́n ṣiṣẹ́ fún mùsùlùmí àkíwá ni wọ́n fẹ́ kí lọ fẹ́ kí wọ́n nílé ń bẹ́ àbí so eré ìjẹbó sí jẹ́ ẹlẹ́kejì ní pé àwọn tún ma bẹnu àtẹ́lù ṣẹ́kù mi báàzì ṣẹ́kù mi báàzì àwọn mi báàzì wá ṣe fatuwa ká Amẹ́ríkà fi wọ Saudi ibùnẹ́wọ̀ ní Saudiya ìbàtán wọn Saudiya sí wọn ògbà ṣàhádà wọn sí kẹlmọ́tò ṣàhádà wọn sọ kẹlmọ́tò ṣàhádà wọn tún sọ bá wọ́n tún sọ láti bí ká fi jìnà sí ìkhtilaf yàtọ̀ sí yẹn ṣe bí kèfèrí kan náà ló wọ Kaaba ló wọ Saudiya Saddam tó ń jẹ́ kèfèrí communism ó fẹ́ wọ Saudiya ó fẹ́ kọ́nkà Saudiya ó dẹ̀ sí ń tòótọ́ ṣe bó wọ Kuwait owó Kuwait na o n kílèmù pé Kuwait o àwọn benin àwọn làwọn ní pé Iraq lónìí ọwọ́ northern part Saudiya ni Kuwait wà báyìí ọwọ́ northern part náà ni Iraq so wọ́n ṣí ẹ bọ́dà bá so but so wọ́n wá ní in ti abdullahi jibril àbí faisal abdullahi faisal tekfiri tó gbajúmọ̀ kama yẹn so àti abdullahi jamaiki so jamaiki báyìí so in tó fi kàfàrà bàbá bin baz ni so ní wọ́n pè sheikh bin baz sheikh othemin àti sheikh al-albani wọ́n kò wọ́n ní àtọwàdítù so ọlọ́wọ́n bọ́ sí bá yóò bọ́lọ̀ pàdé so àkílùkọ́ rẹ̀ ó dọ̀nà yà kí yàn máa nǹkan tí yàn sí o torí pé hátà nábi sallallahu alaihi wasallam anábi wá ìrànlọ́wọ́ àwọn kèfèrí lórí àwọn kèfèrí mi nígbàtí annabi sallallahu alaihi wasallam nígbàtí annabi ṣe hijira so díẹ̀ bá wà náà lọ́wọ́ kèfèrí láti fi gbógun ti kèfèrí kí á burú mẹ́ kèfèrí ń kánsọ ara wọn náà ni ìdínú musulmi ni so wọn ò jẹ́ kí wọ́n wọ haram wọ́n ní ẹ̀ eh, ah, àtẹ́bá wí ẹ́ eh, Saudiya vision 2020 kìníkà tí 2030 tẹ́lẹ́jẹ̀ ti sí Salman fẹ́ ṣe hmm. ọ̀dá ó fẹ́ fi Saudiya bí Amẹ́ríkà ni ó fẹ́ ṣe nù àwọn èèyàn ah, àwọn èèyàn kága ká máa darí ayé lórí nínú kọ̀rọ̀ yàrá wọ́lá yóò pọ̀ fọ́pọ̀lọpọ̀ yàrá ká máa darí ayé nínú kọ̀rọ̀ yàrá ẹmọ̀ ohun kan o ní táwọn èèyàn ń fẹ́ níjọba ń ṣe o ní táwọn ará Saudiya fẹ́ níjọba ń ṣe o ṣe àpẹ́ láti gbàtán tí ń gbá bọ́ọ̀lù gbogbo bọ́ọ̀lù tán bá Saudiya tẹ bá rí fídíò bá àwọn èèyàn tó wà mẹ́bí wọn ṣe ń dùn báwọn èèyàn bá ṣe rí níjọba wọn ó ṣe rí ẹ má blame ìjọba fún kankan báwọn èèyàn bá ṣe rí ìntẹ́wọ̀n èèyàn bá ṣe kò ti clear sí wa pé ìntẹ́wọ̀n èèyàn bá fẹ́ níjọba wọn sí so àni ara ah, ah, ó fẹ́ so ẹbá wọ Riyadh eh àwọn kìfì ní wà Riyadh o kí náà sí ń bẹ̀ sọ kí náà sí ń bẹ̀ ha ah, ó pàdé bọ̀wọ́ kan Johnson já sí òun ni òun ni plumber tí wọ́n ń ṣe àwọn àbí plumber wọ́n náà wọ́n tó sọ́nsì wọ́n tó sọ́nsì bá ìtọ̀rọ̀ lọ́n so wọ́n ni eléyìí ó yẹ kí a sọ́ra fún wọn kí a má takọ àwọn olórí mùsùlùmí wọn kí a má ní alliance fáwọn kèfèrí ẹ á máa wo ẹni tí ń sọ pé ìjọba Saudiya jẹ́ káwọn kèfèrí wọ́wọ́ Saudi ṣe Saudi wọ́n ní ká má jẹ́ wọ́n wọ̀ ní àbí haram wọ́n ní má jẹ́ ká mọ́ haram ìwọ ń fẹ́ ìdájọ́ Ọlọ́run síbi tọ́nà ò fẹ́ sí so àbí tàbí sọmọ pé Riyadh wà haram ẹ máa wẹni tí ń sọ pé Saudi jẹ́ káwọn kèfèrí wọ Saudiya yóò ẹ mọ̀ wọ́ ah àwọn kèfèrí tí ń bá ṣe ní colleague colleagues so láwọn colleague ní gbogbo ẹ̀ mọ́ra wọn ẹlòmí ò tún pè sínà wọnú church ìwọ tó wá tí àlùwàlá àbárọ̀ ò sí fún ara ì ìwọ ló ń sọ̀rọ̀ against Saudiya so wọ́n ni tààsí àn wọ́n lẹ́lẹ̀kẹ́ sán wa mimma yatarattabu ala takfiri al-mushrikin nínú nǹkan tó fi mọ̀ pé sọ pé àwọn lẹ́bọ̀ sọ wọ́n kèfèrí nítòótọ́ wal-kuffar annahu yalzamu waliyul ikhrajahum min jaziratil arab ní pé kíyàn lé wọn kó ní jaziratil arab wọ́n ni lè anna jaziratil arab tó rí pé jaziratil arab manba'ur risala ibi tí risala ti bẹ̀rẹ̀ ni wọ́n wa da'awa ti da'awa la yajuzu an yabqa fiha dinun akhar ẹ̀sìn yóò gbọ́dọ̀ wọ́n bẹ̀ so ghayru dinil islam tó yàtọ̀ sí فلم يمكنوا من سكن الجزيرة العربية بصفة دائمة wọ́n ni فلا يمكنوا من سكن الجزيرة العربية wọ́n gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa gbé Arabian Peninsula بصفة دائمة lọ́nà tó ikú wọ́n máa gbé gbogbo wa ẹ máa gbọ́ ẹ máa gbọ́ أما إن أتوا مسافرين لتجارة tán bá wá láti sẹ́kín láti ṣòwò أو لسفارة àbí láti wá ṣe kíni láti wá ṣe tourism aw ghayri dhalika min al-muhammin eh, eh, láti wá ṣe kílùkọ́ rẹ̀ sifaro sefir ambassador ambassadorism gbọ́n tó bá wọlé wọn wọ́n ní ni sifaro aw ghayri dhalika min al ní àwọn nǹkan tó ṣe pàtàkì so àbáwọn musulmi lò wọ́n li amalin

so wọ́n pè bábal kẹnisa wa wọ́n pè arọ́hìbò so kílọ̀kọ̀ jíù eh, rabai wọ́n pè tọwọ́tọwọ́ náà tún pè so wọ́n tún pè àwọn wọ́n sà pé gbogbo àwọn ọmọ báyìí ìwọ tó ń sọ pé kílọ̀kọ̀ rẹ̀ sọ díyà ń gba àwọn ìyí táwọn yẹ́kàn sọ ni pé àwọn èèyàn wà tí so that wọ́n lè wó dáúlà tawhid so that wọ́n lè wó dáwọ́lá tàhíd ṣe rí báwọn yẹn ṣe rí ṣe rí bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ṣe rí bẹ́ẹ̀ náà làwọn ẹlòmínà ṣe rí láyò ní pé tí ó bá ti dá fún mi kọwọ́lọ̀ dá fún gbogbo yẹn náà ṣe mi ò rí jẹ́ ń dìbì ayẹ́ gbogbo wa á sórí bú ní o so ẹ̀rùn pé ẹ̀rùn pé ẹ̀yìn tó wà lẹ́yìn protest yẹn ní pé àwọn kan jẹ àbí àwọn orí jẹ so ó bẹ́tà kí gbogbo wa sórí púpapọ̀ kó má dáa fún wa ní tó fi ń bẹ ẹnìkan ní pé à ah, kí a lọ gbé kó ṣẹlẹ̀ sí let everybody die so ní pé kí gbogbo èèyàn kú so tó ní pé ìròrí ọmọ Nàìjíríà ní pé tí ó bá ti lè dáa fún kò gbọ́dọ̀ sẹ́ni tó gbọ́dọ̀ dáa fún láyé so ọmọ Nàìjíríà wọ́n máa ń wò pé sọ́rí èyí tàwà lórí èyí kódà yìí tàà bá lọ síbẹ̀ kò bá burú jù èyí tàwà lórí ẹ̀ lọ a prefer rẹ̀ àwọn nílò àwọn àwọn àwọn ọmọ pòwé pé so màláíkà tó wà lọ́wọ́ yìí èsù táàmà èsù táàsímà a prefer rẹ̀ ju màláíkà tó wà lọ́wọ́ wa nílọ so bí rò rí àwọn èèyàn ṣe rí nìyẹn ṣe wá rí bí rò rí àwọn èèyàn ṣe wá rí nípa mamlaka Saudiya náà nìyẹn ní pé ah ah sọ pé perfect ah sọ pé mamlaka Saudiya perfect so ah sọ pé kingdom Saudi Arabia perfect ah sọ pé kí ẹ defend àwọn olórí lórí àìdáa a sọ pé eh, music concert dá ṣùgbọ́n sí gbangba lèyàn mọ̀ ti sọ lèyàn ti mọ̀ takọ̀ àwọn olórí lèyàn ti mọ̀ lálàsí wọn lèyàn ti mọ̀ bẹnu àtẹ́lù wọn ìbòlélé ìwọ̀n súnnà Nabi sallallahu alaihi wasallam tó bá ti lè ní access àwọn olórí dákẹ́ so kò sẹ́ni tó sọ so but tawhidi tí ń jáde àwọn orí tí ń jáde látara kìíní tọ́nà ọba fi ń ṣe láyé ó rẹ̀ lọ so but in táwọn rí ni pé àníṣẹ́ tàbá ti róre 100% kódà kó ṣe pé in tàbàdà rí aburú ni a prefer ká yọ àwọn tó wà mẹ́rin ní tá fẹ́ pẹ̀lú mọ́láka sọ̀rọ̀díyà náà ni pé ká bá gbogbo ẹ̀jẹ́ àwọn Yorùbá wà padà sẹ́ bọ́ o wọ́n prefer rẹ̀ ju pé in tí ò perfect tó wà nílẹ̀ lọ so in tí wọ́n fẹ́ nìyẹn ẹni kí n ká kí ní fún alẹ́kẹ̀ẹ́sì wọ́n ni tààsí àwọn ẹlẹ́lẹ́ kẹsàn nínú tí yíò fi mọ̀ pé sọ pé kèfè ní tòótọ́ àbí àwọn nǹkan tó tẹ̀lé ìpé kèfè ní kèfè nínú nǹkan tí yíò ṣe fún wọn ọlọ́run náà ni pé amr ọ̀nà yẹn ni lórí olórí olórí ni kó ṣe tí olórí ò bá ti ṣe tí ilẹ̀ àwọn kèfè ní ti wọ mọ́míláka ọyá ẹkó mẹ́ kádà tó bá bó ní yẹn ṣe jẹ́ victory fún Islam ṣe bí victory lọ́wọ́ fún Islam ní tàn sọ ni pé aláwọn èèyàn ò kọ̀ kó ṣe pé èṣù ló gba ìjọba kó bá sàti ṣe pé ẹni tó wà ń bẹ ń kóhùn sáàkó let us all die so òun ti fẹ́ kú ni o bọ̀dọ̀ ò pé tó bá kú àwọn èèyàn ìmọ̀ wà láyé tó mọ̀ sí kíni tó máa gbádùn ìjọba lẹ́yìn wọ́n ò pé ah bóòlù àwọn kó sì wà láyé tó wọ́n ti kú tó wọ́n ti kú so wọ́n ni annahu yalzamu waliyul ah, amr ikhrajuhum min jaziratil arab olórí ni kó lé wọn kú ní jaziratil arab kò sí fún wọn tí ó bá lé wọn tán in tó yẹ kó sí ní ọ̀sẹ̀ ibi tí ìjísí annabi sallallahu alaihi ibi tó ti gbèrú nìyẹn wàdáwà àti dáwà fala yajuzu an yabqa fiha dinun akhar ẹ̀sìn bí ò gbọ́dọ̀ máa bẹ́m̀bẹ̀ ghayru dinil islam tó yàtọ̀ sẹ́sìn islam fala yumakkanu ìwọ̀dọ̀ aláwọn min sukna al-jazirati al-arabiyya kama gbé arabian peninsula bi sifatin da'ima lọ́nà tó gbé wọn ma gbé bẹ́ẹ̀ lọ gbére amma in ataw musafirina li tijara àmọ́ wọ́n wá wọ́n sówò pé á ah, àwọn náà gbọ́ pé àsìkò yí wọ́n sì kankan báyìí sọ wọ́n dí àwọn náà kọ́ àwọn kan báyìí àwátà yára pẹ̀lẹ́ sí àwátà àwọn ọkọ̀ fáwọn mùsùlùmí lọ́kọ̀ tó dáa àbáwátà abílá pẹ̀lẹ́ sí èrò sọ̀rọ̀ àwọn láwọn lílì tí wọ́n pèsè pẹ̀lú Australia so wọ́n máa ráyè pẹ̀lọ́dọ̀ wọn so wọ́n ráyè pẹ̀lọ́dọ̀ wọn àbáwọn ìlú àwọn ìlú tó sọ̀rọ̀ nínú àwọn ìlú tí dáwà tàwà hídíwọ̀ so wọ́n wọ́n ra yẹ̀pẹ̀ tó láwọn yẹ̀pẹ̀ sọ̀díyàn sí fi kọ́lé so wọ́n máa ra yẹ̀pẹ̀ kó láwọn tó máa ra àràǹkúmí lọ́dọ̀ wọn ẹni mọ́ pé àràǹkúmí pọ̀ ní ah, so wọ́n ra àràǹkúmí náà Australia so gbogbo orú so bóyá wọ́n fi sípù gbé wá wọ́n fi so ẹ wo ẹ wo orí ọlọ́wọ́ bàbá àwọn èèyàn àwọn èèyàn ọmọ bá sí ń ronú ara ẹlòmí kàn fẹ́ kó wọ́n ṣẹrú àwọn èèyàn láyé dákùn kí ló kàn mí pẹ̀lú pé èmi mọ invent kìíní inventor of eh, kìíní kan inventor of kìíní kan kí ló jẹ́ mẹ́ tó hùn egú ẹ̀dàbà ẹni tó invent bọ́ọ̀bù bọ́ọ̀bù mélòó ló gbádùn nígbésí ayé rẹ̀ tó fi tó fi tó fi kú wá wo ṣé èmi tẹ́mi wá kan ìkàn lọ́jà ìkàn ra bọ́ọ̀bù oríṣiríṣi àwọn èyí tẹ́mi tó tún wùyàn lèyàn tún wà ṣé mi ní gbádùn ní àbẹ́ tí ńlá làṣẹ́ tó ń ṣe bọ́bù àmì ìdásẹ́ tó ń ti ẹ̀hún ẹlòmí in tó ṣe kò jèrè rẹ̀ kò tó yẹ fú o owó mélòó láwọn mẹ̀lẹ́bìnrin ah, invention invention ni pé eh, mùsùlùmí àwọn náà gbọ́dọ̀ invent èyí tí àwọn musulmi inventi mélòó náà fi rinlẹ̀ nípa àwọn inventi rẹ̀ ṣe gbogbo alẹ́lẹ̀ iná wọ́n complain pé àà ah, ẹni ní pé òun kọ́ ló kọ́kọ́ inventi kìíní kan adékúlà tí ẹmọ́ kúfúrù musulmi tó wọ́n àwọn tó tún rán àwọn kèfèrí lọ́wọ́ láti gbọ́ kúfúrù yé wọn ò tún fi rinlẹ̀ wọ́n tún sábòsí rẹ̀ èyí sí wádùn ti tọ́nà Ibn Rushd eh, al-Hafid so Ibn Rushd al-Hafid al so na ń pè ní averroes so tí è bá sùn ma fahima al-gharbu kalam aristo tí è bá ṣe ibn rushd al-hafid so àwọn gharbu ní gbọ́ ọ̀rọ̀ aristo rí ṣe wọ́n pé ìránù nìyẹn kúfùrù ló jẹ́ kan gbọ́yìn so annu ẹni annu gbáà ni ohun se nanu gbá samsam ni but aláwọ̀sá àwọn afẹ́yìn sábà kàfàrà rẹ̀ so torí pé nígbẹ̀yìn ayé rẹ̀ wọ́n padà wọ́n padà sàjánà rẹ̀ so wọ́n fún ní house arrest so ẹni ànù ní o ó wá ó fi ànù lọ́lẹ̀ nínú ìwé àwọn èbó kó àwọn èsì tó ń fókọ rẹ̀ sí wọ́n kà ní commentator so kí wà lọ wọ́n wá mi pé ọgbọ́dọ̀ invent kan dákùn síbi tó dílé wà ní kọ́ ìvẹ́ntì kan àbíkí ọmọ lò dákùn sẹ́ni sí ṣe bàtà fún mi sọ́n lọ ń gbádùn ní àbẹ́mì tí ń ṣe bàtà fún ṣe bàtà yíjáre ẹlòmí ò tún ṣe bàtà tó dá kọ̀ ní rí 5,000 bẹ̀rẹ̀ àní normally ẹni ń bí wọn pẹ́sẹ̀ yìí sí gbà mí gbà mí wà tó sanwó kún nǹkan tó ní fìdí kí ni ìdún nǹkan tí mo sanwó fún lọ ṣe èyí fìdí bẹ́ẹ̀ gbà mí but ẹni yóò tó bẹ̀ láti bèèrè jù bẹ́ẹ̀ lọ tó tó bẹ̀ bèèrè jù bẹ́ẹ̀ lọ àwọn míwà tí mo bèèrè tó bá wọn tó lọ sọ́dọ̀ Ah, ìwàmíwà tó gbádùn kan ah, ah, kí ní lẹ́lẹ́ ní ṣe aṣọ ilé wọn náà báyìí dára báyìí 30,000 láìláìlá ọwá wọ́sọ́wọ́sọ́wọ́sọ́wọ́sọ́ ọfẹ́ rí yamọ́lá so ìwọ́n gbádùn rẹ̀ kò ohun òsì tó bẹ̀ kó bèèrè jù 30,000 lọ tó tó bẹ̀ bèèrè jù bẹ́ẹ̀ lọ àwọn míwà táwọn ìmí 500 ẹmúwà rẹ̀ wá sẹ́wọ̀n kẹ́ tó bọ́ tí wọ́n náà bí ah, kí ní ìfàlù rẹ̀ lágbára gẹn bọ̀ kò tó bẹ̀ kó bèèrè jù bẹ̀rẹ̀ dákùn ṣe bí tí ìzùwá wà ní àbí ẹni tí ń ràn kí ẹ̀kà gbọ́lá fún لأن جزيرة العرب تركي Arabian Peninsula منبع الرسالة ابتي دعوة برونية والدعوة فلا يجوز أن يبقى فيها دين آخر غير دين الإسلام قطوكي اسمي وعمت ياتسي الإسلام فلم ينكنون من سكن الجزيرة العربية يقولوا على وكما بعربيا بنسلا بصفة دائمة لأنه تجبهم مكببه للايلاي أما إن أتوا مسافرين إن تفواري نيان ìdí tí àwọn ìlú àwọn mùsùlùmí ìsùnwọ̀díyà àwọn ibi tó jẹ́ jùsù ẹ̀sọ́ tẹ̀lá tán fi lé nípa ìmọ̀ fún ẹ̀lì citizenship wọ́n fi láwọn mọ́jẹ̀mú tó bá fẹ́ jẹ́ citizen ilẹ̀ yìí ọ ọgbọ́dọ̀ ní 200,000 dollars kíníkà thousand dollars yẹn báyìí bóyá kíníkà two hundred billion naira ni ibọ̀lọ̀sífẹ́rì ibọ̀lọ̀sífẹ́rì so ẹlẹ́gẹ̀ẹ́jì ọgbọ̀lọ̀ jẹ́ mùsùlùmí ẹlẹ́gẹ̀ẹ́jì ọgbọ̀lọ̀ sí báyìí báyìí báyìí báyìí báyìí ẹgbẹ́ àwọn mùsùlùmí náà kọ́ àti ẹgbọ́ kèfèrí tó bá fi ń fáwọn mùsùlùmí gbà ọ́lá àwọn kèfèrí náà ní máa wọ́ rẹ̀ so àti pé ìgbà àti masọ́lẹ̀ in tí ó pé ìlú lákùnrin wọ́n náà wọ́n sí máa Kuwait 10% nínú population rẹ̀ láwọn àlú 10% àbí 20% àbí 30% so ká ní pẹ́yà al-akthar náà 30% 30% láwọn àlú 70% àwọn tí wọ́n ṣiṣẹ́ náà tó bá ní òkè gbogbo ẹ̀yin tẹ́yìn tẹ́ ṣiṣẹ́ tẹ́yìn ṣiṣẹ́ ó yá afẹ́fún yí citizenship tí wọ́n nígbà máa ń lọ ẹ̀yin náà sì mọ̀ pé àwọn ọmọ ìlú òǹlù wọn máa ń ṣe ìlú òǹlù wọn máa ń ṣe ìlú òǹlù báṣubàṣu kódà Nàìjíríà gan kí lẹ̀ rọ̀ pé àwọn ìlú mi bí àwọn ìlú mi táwọn yẹn fi bùkátà yìí tí ò bá ṣẹlẹ̀ nílùú yẹn tó kùn yí sọmọ ìlú yẹn nìyàn wọ́n yí sọmọ̀lú yẹn ẹ máa wùlú tó wáyé pàwọn ọmọlú ẹ̀ ló pọ̀ jù mẹ́ àwọ̀lọ̀ ah, o so ó ma ń ṣẹlẹ̀ nígbà mìíràn pé ráyò kọwàrí náà ti wẹ́rù mí láàkáì tí ò ní rí rò pé ìlú ò bá dàrú but nípìlẹ̀ onílù ẹ̀wọ̀n pé Yorùbá náà wọ́n sọ pé onílù ò ní fẹ́ kílù bàjẹ́ ah, ọlọ́gbọ́n ni o so kí ó kọ́ rẹ̀ torí ah, ẹ̀wọ̀ àwọn tó bá àwọn tó bá wà lùlú máa ń ṣe ló ń lù báṣubàṣu ni in tí ó wúlò fáwọn káwọn káwọn tí ọ̀pọ̀lọpọ̀ yẹn lókèrè náà ẹni tó máa ń páyọ̀ ọlọ́wọ̀ bá experience ni gbogbo ẹni tó bá nílà ká ìlú mọ̀ ọ̀pọ̀lọpọ̀ olúmi tẹ́rù pé àṣẹ́lẹ̀ ah, kòrò jù pọ̀ nílò ìbáyìí àwọn èèyàn àwọn tí ó àwọn tán wò pé ah, ó sì wá já àwọn ọmọ ìlú ní rúlù àríọ́dẹ́ kíníkà bínú sọ́lọ́wọ́ bọ́lọ́wọ́ sí ń tó kan so wọ́n ni amma in ata wa musafirin ṣùgbọ́n ta ma wá láti ṣe ìrìnàjò ẹwà wọn tí sùn díyàn ṣe fún wọn àwọn ìlú ìbò gbogbo ẹ̀ mọ́ra wọn wọ́n wá bá wọn kan wọ́n pẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gba Islam in tó ti bí nínú báwọn yẹn gba Islam kéèkéé kékeré ara thousands ni o ọ̀pọ̀lọpọ̀ wọn gba Islam so wọ́n ni lè tijaratin aw li sifara wọ́n ní aw ghayri dhalik wọ́n ní minal muhimmat nínú àwọn nǹkan tó ṣe pàtàkì wọ́n wá fún owó ni àbí wọ́n wá fún nǹkan tó jọ mọ́ ambassador something so wọ́n ní bóyá bí àwọn relationship láàrin ìlú minal muhimmat wọ́n ní aw istaqdimuhumul muslimun àbáwọn musulmi tí wọ́n síwájú li amalin fún sẹ́kẹ̀ la yuhsinuhu ghayruhum tó yí pé kò sẹ́lùmí tó lè sísẹ́ sí wọn fala mani'a min dhalik kò sí tó burú mẹ́ so dákùn sí wà máa bẹ lọ́n pé plumber mi ọlọ́run dákùn plumber mi mùsùlùmí kó jẹ́ o àbí kèfèrí ah, eléyọ ọgbó dáadáa so ṣe nǹkan ṣe nǹkan tó yẹ kó jẹ́ kọ́ nìyàn àbí ẹni tí ń wọ́ṣì ẹni tí ń ṣe wọ́ṣà wọ́ṣà of toilet so àbí kílọ̀kọ́ àgbúgbòrò àwọn gaba yìí ṣe n tí ma bẹ̀rọ ní pé ọlọ́run ọmọ ìyá mi mùsùlùmí ni kọ́ mọ́ bá ń toilet mi o ìwọ́n náà rí ìyẹ́pẹ̀rẹ́ tó wọ́n bẹ̀ so tó bá ẹgbẹ́ mùsùlùmí náà nílọ ń fọ́ tọ́lẹ́sì ń lo ìbò bá wọn sọ́rọ̀ pé ìzù kankan wà bẹ̀ yí ṣe wúrú sí àwọn kèfèrí nìyẹn náà kèfèrí wá ń bẹ́ẹ̀ fún mùsùlùmí ọdún wá bínú so wọ́n ni la yahsinuhu ghayru ẹnjìníà ń kọ́ ẹnjìníà so wọ́n ni gbogbo ẹ̀ náà àníṣẹ́ tẹ́yàn bá ti gbàyàn síṣẹ́ ẹnjìníà kọ tó bẹ́ẹ̀ yọ́mọ̀ ga yọ́mọ̀ kúrú ni so nínú tí ó yẹ kí a máa ṣe fún ẹ̀dá ní ọmọ ṣe fún tó bá tún gbọ́ pé wọ́n fẹ́ sáàkì wọn ó tún lọ bẹ̀ wọ́n hmm. àwọn ìbúnà ma tí nǹkan bá padà wọ́ rẹ̀ ìbúnà ma ga wọn kúrò so wọ́n ni wọ́n innamal mamnu wọ́n ni in tí ó jẹ́ ìwọ̀ an yumakkanu minal istiqrar so ní pé kí wọ́n gba àwọn láyè láti dó wa tamalluk àti kan máa ní dúkìá في جزيرة العرب ní Arabian Peninsula لأن النبي صلى الله عليه وسلم قال عند موته turba nabi sọ nígbà tó fẹ́ kú pé akhrijul yahuda wan nasara min jazirati al-arab ilé àwọn yahudi àtàwọn nasara kò ní jazirati al-arab wọ́n lé wọ́n lé wọ́n lé wọ́n títí wọ́n tún lé àwọn rafidọ náà wọ́n lé wọ́n padà lé wọ́n dé Oman eh, ibi tí Oman wà yẹn tó ti pé àwọn ìbàdí eh, àwọn ìbàdí eh, yà ló wà ń bẹ̀rẹ̀ lónìí so wọ́n ti lé wọ́n lé wọ́n lé wọ́n káàkiri náà wọ́n tún lé wọn wọ́n lé wọn dé Yemen so wọ́n ní wà qala sallallahu alaihi wasallam wọ́n lé wọn dé Sham wọ́n lé wọn dé Sham wọ́n náà Nabi sallallahu alaihi wasallam pé la yabqa fi jazirati al-arab dinan ẹ̀sìn méjì ò gbọdọ̀ ṣẹ́kù nínú Arabian Peninsula wọ́n ní fa nafadha Umaru radiyallahu anhu wasiyata Umaru ló wá padà implementi wasiyya yìí fa akhraja al-yahuda wan nasara ó wá lé àwọn yahuda àtàwọn nasara jáde min jaziratil arab kó ní arabian peninsula wa ajlahum so o o o exile wọn wa amma idha dakhalu dukhulan mu'aqqata ṣùgbọ́n ta ma wọlé ní ìwọlé tó lásìkò li muhimmatin min al-muhimmat fún kankan tó ṣe pàtàkì nínú àwọn kan tó ṣe pàtàkì li sifaratin fi jaziratil arab li sifaratin fi jaziratil arab fún nǹkan tó jọ máa fún ambassador ah, àwọn kan tó jọ mọ́ àyàn ah, eh, jẹ́ ambassador àmì nǹkan tó jọ mọ́ báyìí wọ́n ni fala yumakkanun ẹgbọ́dọ̀ gbà wọ́n láyé min izhari dinihim min láti pé kí wọ́n fi àwọn ah, ẹ̀sìn wọn káfin hàn so sifaro embassy embassy so wọ́n ni auli sifaratin fi jazirati al-arab wọ́n ni fala yumakkanuna min idhari sha'airihim ẹ̀wọ́lọ̀ gbà wọ́n láyé nínú pé ká máa fẹ̀sí wọ́n hàn pé à ẹ̀rí hmm, Saudi ẹ̀dẹ̀ tí ń sọ mọ́wọ́ Saudi ò kí wọ́n ti lọ bá Amẹ́ríkà wọ́n tún wá ń Amẹ́ríkà lépo tí ó fi máa pa àwọn Palestine dáwò ìbọ̀lọ́wà tán fi ń pọ́mpù ìgbà ọlọ́wà tán ìbọ̀lọ́wà mẹ́ tán pọ́mpù ìpò wọn sí wọ́n supply wọn a ní Saudi ní supply America lẹ́pọ̀ tán fi ń pọ́mpù irọ́ pa irọ́ burúkú pa so gbogbo tí wọ́n yóò sàfi kórìíra biladu tawhid ibi tí gbogbo àpà pẹ́pọ̀ káfẹ́tì náà ṣùgbọ́n ìròrí ọmọ èèyàn ní pé àárá o so kó dàrú kó dàrú dàpọ̀ kó dàpọ̀ bá ṣe pé lẹ́yìn dàrú dáadáa wá so in tẹ́fì ma tí è fi tàlé tí àwọn èèyàn tẹ́bá sọ fún wọn pé a protest mú dáadáa wà ìmọ̀ ma burú wá ní kìí tàlé tí àwọn èèyàn ìdí ni pé àwọn náà mọ̀ tẹ́lẹ̀ but wọ́n prefer kó má dá fún owó ẹjọ́ kó dá fáwọn kọ̀kọ́ lọ súnnà ọlọ́wọ́ bá ní sí ní pé kí ni lè yattakhidha ba'dukum ba'dan sukhriya kò possible àwọn kan mọ̀ mú kan lẹ́rú sí náà ni ọlọ́run lè yàn bínú sí gangan tí ẹ̀bọ̀ bá ń bínú sí gbogbo àwọn kawai wọ́n ni fala yumakkanuna min bina'il kana'is ẹ̀wọ́dọ̀ gbà wọ́n láyìí ká máa build church fi biladil muslimin nílò àwọn musulmi so gẹ́ bí àwọn church tó wà ní Oman wọ́n ni wà níbi tí wọ́n bá àyè tán bá fi biladil muslimin ó gbọ́dọ̀ fi kufrahum wà nínú ọwà ìlú musulmi rí yàtọ̀ wá gbé kọ́ọ̀sì sọ́nù wọ́n ni fayansibul salib wọ́n gbọ́dọ̀ máa fi cross kama fi cross lọ́lẹ̀ aw yadukun naqush sàbí kama lu so kama lu annaqush so ni wọ́n gbọ́dọ̀ máa lu naqush wọ́n so àbí gong so ní bal yakunu dhalika baynahum muddata iqamatihim a ní wọ́n náà kan máa ṣe kama fi hàn sáà musulmi kò gbọ́dọ̀ fi hàn sáà musulmi wala yudhiru hadha fi biladi al-muslimin kò wọ́rọ̀ ma fi lẹ́yìn hàn nílò àwọn wa hadha laysa khassan bil yahudi wan nasara so ìwọ náà wá wọ́n sí máa ìwọ musulmi tó lọ́ndún ní india india tán gbà pé tọ́ bí pa màlúù wọ́n pa musulmi ba lọ́ máa pa màlúù ẹ̀yàngì wọn wọ́n tún pa wọ́n tún pa àwọn mẹ́lẹ́bí wọn tó láwọn gbà pé Ọlọ́run ló ń pa wọn tọ́bí pa màlú so gbà pé Ọlọ́run tí wọ́n ló ń pa yẹn so bó ni bó ni ó sì dùnmọ́ mùsùlùmí nú pé India lọ́kù tó fẹ́ dúró ìlú tán ti láwọn mùsùlùmí jáde tó ti gbógun tàwọn mùsùlùmí wọ́n padà ní láti separate wọn àwọn mùsùlùmí kò lọ́dọ̀ wọn so do ní iná wọ́n tún fara ní àwọn mùsùlùmí káàkiri náà so káàkiri gbogbo àyíká yìí ibíbà yìí wọ́n wá ń lọ ní pé à ah, India biladu India biladu Hind so wọ́n ní bal yakunu dhalika baynahum àárín wọn ni kọ́ máa wà muddata iqamati láàrin bàtán bá wà ń bẹ wala yudhiru hadha fi biladil muslimin kò bọ́dọ̀ fi hàn nílò àwọn musulmi so wa hadha laysa khassan bil yahudi wan nasara eléyìí ṣe fáwọn yahudi àti nasara nìkan bal kullu al-mushrikin gbogbo ẹlẹ́bọ tí àwọn yahudi àti nasara bá ti ẹ̀fi wọ́ àwọn mushrikun yòókù dukulan awwaliya wọn ni abadatal qubur àwọn abọ́sàárì náà àwọn abọ́sàárì náà bọ̀ ìdí ni pé àwọn abọ́sàárì mi fi hàn pé islam náà lòun náà mọ̀ claim ọlọ́wọ́ bó sì náà wọ́n sí ẹ̀ká lọ mọ́ gbé ọkà àwọn èèyàn wò bóyá ń bọ́sàárì so nígbà tí ó ti hàn sí wọn yẹn èyí tàbí ní ẹ pé wọ́n jẹ́ káwọn ahmadiyya wọlé so wọ́n jẹ́ kan wọ saudiya so tó bá fi lè mú ahmadiyya lẹ́sìn wọn ní fún wọn ní visa so ní fún visa torí ẹ̀ ṣe ọ̀ sí kí ṣe musulmi so ìwọ́n tí ṣe musulmi kí alọ́ wọ́n wá ní pé kí lọ́n wá ní Makkah sí kí lọ́n wá ní haram ọ̀bẹ̀ sí hajj lọ máa ṣe yí tí Ghulam Ahmad ṣe so wọ́n ní bal mushrikin so abadatul qubur gbogbo àwọn ẹlẹ́bọ ni wọ́n ní jẹ́ kí wọ́n wọ́ wa ghayruhum àtàwọn mìíràn la yumakkanuna min bina'il adriha wọn ní jí kí wọ́n ma kọ́ àwọn ilé sàárè tí wọ́n ma bọ̀ wa la yumakkanuna min bina'il masajidi ala al-qubur wọ́n sì jí kí wọ́n ma kọ́ masalasi lórí sàárè fayajibu ala wulati al-muslimin ọ̀ràn wọ́n ní fàkúlù mushrikin wọ́n ní gbogbo ẹlẹ́bọ̀ la yumakkan min izhari shirkihi wọn ní àláwọ̀ rẹ̀ kó fi ẹbọ rẹ̀ hàn fi biladil muslimin nílò àwọn musulmi so ti wá ọba ìgbé kíkà sí pé kán mọ́jẹ àbá musulmi náà fẹ́ wá tànkà fún ẹ̀wọ́n náà wọ́n sí báyìí àwọn mùsùlùmí lépo ṣe ká máa gbé kòun ni so ká máa gbé kòun so wọ́n ta fáwọn kèfèrí náà so lára pé wọ́n ta fún ẹ̀yẹn náà náà ti ń rí náà fi ń rí àwọn ìrí kọ̀ntú kọ̀ọ̀kan yẹ over wọn nínú àwọn nǹkan táwọn kèfèrí máa ń jogún pa àwọn mùsùlùmí ah, àwọn kèfèrí kórìíra mùsùlùmí gan wallahi àwọn kèfèrí kórìíra mùsùlùmí gan so wọ́n ni àṣírọ̀ wọ́n lẹ́lẹ̀kẹ̀ wà nínú àwọn kan tó fi máa bóyá wọn náà pé kèfèrí ní kèfèrí àbáwọn kan tó tẹ̀lé ìpé kèfèrí ní kèfèrí wọ́n ni wa mimma yatarattabu ala takfiri al-mushrikina wal-kuffar wọ́n nínú kan tó tẹ̀lé ìpé kèfèrí ní àtàwọn ẹlẹ́bọ ní yàánà Allaha ta'ala dhammahum torí pọ́nà ọba yìí wọn ọlọ́wọ́ bá bẹnu àtẹ́lù wọn torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bẹnu àtẹ́lù wọn wa hum a'da'u Allahi wa rasuli ọ̀tọ́ ọlọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ ni wọ́n ìwọ wá yìn ọ̀tọ́ ọlọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ ọtún wá yìn lébi kó tún wá yìn lórí mùsùlùmí pé ah ọkọ̀ mi ní kíníkà kíníkà gbogbo àwọn ibi tó máa ń bèèrè fàtíwá tún kọ̀kọ́ sọ ọkọ̀ kọ̀kọ́ yẹ̀ yára rẹ̀ dákùn kí ni kílọ̀kọ̀ rẹ̀ kí la fẹ́ fi ó kọ̀ obìnrin ṣe ẹ dákùn àwọn obìnrin kíní ni mí ní sí ti ń wá ọkọ̀ tipẹ́ olúwa padà ṣe tí mo rí David nígbò mo rí David nígbò ibi tí mo ti rí David náà ni Dawood náà wá so but Davidi àwọn kan báyìí báyìí ó ní àwọn kan báyìí báyìí ó ní ìwà rẹ̀ dájú Dawud lọ àwọn kan báyìí báyìí ah so ara ọ̀ ọ gbọ́dọ̀ gbọ́lá fún kèfèrí lórí mùsùlùmí kò tí ẹ̀ tọ́ fún ọkọ̀ fẹ́ kèfèrí so kò tọ́ fún ah! ọ ẹ̀rí mùsùlùmí mi náà lọ́kùnrin àkíṣẹ́nà ah! ó fẹ́ ọ kò tí fẹ́ ẹ̀wọ́ gan-an sọ ah àwọn musulmi ò níwà àwọn musulmi ò níwà so ìwíkúwì lè léyò bóò ló ti fẹ́ fi ẹni tó ti sàìdá sọ́nà ọba tó ọlábọ́ wá ń sàìdá sí wọ ó dèyàn dáadáa wọ́n ni anna ta'ala dhammahum tó dúpọ́nà ọba bẹ̀rẹ̀ ọ̀tẹ́lù wọn hum a'da'u wa rasuli ọ̀tọ́ ọlọ́wọ́ wa 'indahum husnu mu'amala ìbáṣepọ̀ dáadáa wọ́n ní ìbáṣepọ̀ dáadáa wa yuthni 'alayhim wa yaqul yóò ma yíwọ́n yóò ma wá sọ pé al-muslimuna 'indahum khiyana a musulmi ma ń jàmbá ní irọ́ ni kò lè jẹ́ pé gbogbo musulmi ní jàmbá kí gbogbo kèfèrí má jàmbá kò pọ́síbù so kódà gbogbo aburú tí yẹn bá fi ọ̀pọ̀tọ̀ ṣetán ti fọ́wọ́ lójú látara pé látara àwọn ìfẹ́kúfẹ́ ọkàn tó wà lẹ́mìíràn kànùsímúnà indahum khiyana àbíkẹ́lómí tẹ́ ma bẹnu àtẹ́lù àwọn mùsùlùmí pẹ̀lú nǹkan tí ó bẹnu àtẹ́lù àwọn mùsùlùmí ò já ọlọ́run ní jẹ́ kan já sínú náà so wọ́n ni wà yaqulu al-muslimuna indahum khiyanatun wa ghish káà mùsùlùmí jàmbá mẹ́sù jàmbá ni wọ́n àwọn olówádá àwọn ẹ̀bùn yìí so wọ́n ní inda wọn khiyana wa ghish wọ́n ní wa kadha wọ́n ní fanakul almuslimuna law kana indahum ba'du law kana inda ba'dihim ma'asin kódà kó sí pé àwọn musulmi mi wà ẹ̀ṣẹ̀ wà lọ́dọ̀ wọn wa ghish a sọ pé àwọn musulmi o tí a yóò padà sí nǹkan tá a sọ tẹ́lẹ̀ ni nípa amúlákà Saudiya so ní pé kò sí tó pé láyé but kí wọ́n manage tó dáa pé àwọn musulmi kò sí tó pé ní tòótọ́ wọ́n yìí bẹ́tà ju àwọn kèfèrí lọ nígbé kílòkọlẹ̀ mamlaka Saudiya náà sọ pé pé kò tó yìí bẹ́tà ju kílòkọlẹ̀ ó bẹ́tà ju Iran lọ kọ́lá ó bẹ́tà ju gbogbo àwọn dúwàlù islamiyya láyé sí lọ so but ara ọ̀ wọ́n ni walau kana inda ba'dihim ma'asin kódà káwọn musulmi lẹ́sẹ̀ wa ghish kan ní jàmbá lọ́wọ́ fahum afdalu ahli náà sì lọ́lá jù so àwọn ló sì lọ torí pé dáadáa tí kèfèrí yẹn ń ṣe yẹn gbogbo àmánà tọ́lọ́ ní kò ní ṣe láǹfàní lọ́dọ̀ Ọlọ́run wọ́n ni amal kufar so eléyìí náà tún pè àkíyèsí pé mùsùlùmí kó lọ níwà dáadáa lọ́wọ́ so that ẹnìkankan ò ní ní hujja lọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n ni amal kufar wọ́n ni ẹ̀rá àwọn kèfèrí fahum a'da'ullahi wa rasuli ọ̀tọ̀ Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ tàbá fi ń ṣe nínú ìgbésí ayé wọn fala yajuzu madhuhum ẹ̀yìn gbọ́dọ̀ máa yìn wọn wallahu dhammahum ọlọ́wọ́ bá bẹnu àtẹ́lù wọn innama yajibu alayna an nadhummahum àánà gbọ́dọ̀ máa bẹnu àtẹ́lù wọn ni li kufrihim billah azza wa jal nítorí kún wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ ba torí bá wọn máa bẹnu àtẹ́lù musulmi náà ó mi mana ti ìṣẹ̀lẹ̀ ká tó ṣẹlẹ̀ ẹnìkan wà níwájú musulmi ni sọ̀rọ̀ ẹlòmí wọn ni ah bàbá yẹn dá púpọ̀ kódà yẹ lè mọ̀ pé musulmi ẹ̀mà ó ti sáré wọ̀ lẹ́nu kó tó sọ́tán òun náà ti sọ́tán kó tó rí pé wájú mùsùlùmí lòun ti sọ so òun náà ti sọ́tán kó tó rí pé wájú mùsùlùmí lòun ti sọ so ní tó fi dá kí ẹmọ ṣe dáadáa sí wọn ni ní tó fi dá tí ẹmọ ní níbọ̀ tó jẹ́ kèfèrí kí ẹmọ ṣe dáadáa sí bọ̀ sí dáadáa sí so ó gbọ́dọ̀ wà lábẹ́ kèfèrí wọ́n náà wà lọ́wọ́ di pé Paul I see 10,000 naira for there so iyì wo ló fẹ́ nímọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí iyì wo ló kù tó fẹ́ nímọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí so wọ́n ní hadi asha wọ́n ní 11th point tó tẹ̀lé ìpé kèfèrí kèfèrí wọ́n ní wa mimma yatarattabu ala takfiri al-mushrikina wal-kuffar nínú ka tó tẹ̀lé ìpé kèfèrí kèfèrí ni pé tahrimu at-tashabbuh bihim ìjẹ́ ìwọ ìmọ̀ kọ́pì wọn fi libasihim níbi aṣọ wọn wa awaidihim àti àwọn ọdún wọn al-khassati bihim tó dásàlẹ́sà fún wọn wa tashabbuhim bihim fi ibadatihim ashad kí a mọ́ kọ́pì wọn níbi ìjọsìn olówá burú jù sunday dákùn mùsùlùmí tó yẹ pé lẹ́ẹ̀mà àrùn lójúmọ́ ní ọmọ kírùn fọ́lọ̀ bóò nẹ́sí ń rí mú ibo ló ti ráyè church ibo ló ti ráyè church ẹgbà àwọn mùsùlùmí tí wọ́n kírùn náà sọ pé wọ́n rárá mùsùlùmí mú torí pé rárá mùsùlùmí irọ́ ni torí pé ẹ̀yìn rí pé as eh, i agree over eh, church táwọn pastor yìí ń dálẹ̀ sunday wọ́n fi ń rówó pa wọ́n sì fi ah business idea tòun náà ẹni pé kóhun náà lóró ojú ọ̀nà yìí so wọ́n ní watashabbuhi bihim fi ibadatihim ashad qala sallallahu alaihi wasallam wọ́n ní annabi sallallahu alaihi wasallam man tashabbaha bi qaumin fahuwa minhum ẹni tó bá fi kọ́pì àwọn ìyàkan wọn ti wà ń bẹ̀ wa hadha min furu'i takfirihim wa mu'adatihim wọ́n ní eléyìí nínú ẹ̀tútún ìjẹ́kẹfẹ̀rí wọn ẹnu ah, eh, ìmú wọn ní kèfèrí ìpè wọn ní kèfèrí àti ìmú ọlọ́ta so nínú ẹ tútú pé ìpè wọn kèfèrí àti ìmú ọlọ́ta náà ní ó gbọ́dọ̀ kọ́pì wọn Christmas ya mi wálé ìdí kankan wọn a máa new year at the end of the year mo ma make sure pé mo múnú family mi dùn ìwà múnú family rẹ̀ dùn dákùn kí ló kan mùsùlùmí pẹ̀lú ìwà múnú family rẹ̀ dùn òun múnú wọ́n lù nígbàtà ń sọ ọdún kèfèrí eh, christmas greetings mo tún wá sẹ́ndì Abdullahi mo wá sẹ́ndì message christmas sí ọ̀tún wá dáhùn ọmọ ìjọra ẹ lójú o ààyìn ìjọra mi lójú bàbá ẹbọ ni christmas no no no no it has nothing to do with religion that's why <laughs> Oh, oh, lájú tó ọ̀lájú tó sórí nílùú èbó tí àwa ti wá ń sin báyìí òun ò tẹ̀sọ́sọ́ Christmas wọ́n ni holidays greetings seasons greetings so it's just just something to commemorate ah máa mẹ́sìn lé kókó Abdullah so ara ọ̀ eléyìí ṣe mẹ́sìn lé kókó ìwọ lọ mẹ́sìn ọ̀rọ̀ ìwọ lẹ̀sìn di gbàǹjo lọ́dọ̀ rẹ̀ tọ́ọ̀ká kún tọ́fin kọ́pì àwọn jìfèrí ẹlùmí ọ̀tún kọmọ lọ sọ́dọ̀ fada Christmas so àwọn ọmọ kéèkéé bá kó ti mọ̀ pé nǹkan kan wà tí ń jẹ́ fada Christmas ẹ̀tún wọn mọ́ tó fọ́nì jù ní pé iṣẹ́ rẹ̀ pé gbogbo fada Christmas orí irọ́ náà tún nífà irọ́ nínú kúfúrù èyàn wá ń ká ọmọdé ní irọ́ nínú kúfúrù irú àfara Christmas pé ó ní àwọn ẹ̀sìn tó máa ń fò ní pé láti sánmà ló ti máa wá ẹwọ ọ̀rọ̀ tí ó bá láàkàrin tó bá wá jẹ́ ọmọ dáadáa yóò wà fún ọlẹ́bùn tó bá jẹ́ ọmọ dáadáa yóò wà ní fún ọlẹ́bùn ẹwọ̀n ẹ̀wọ̀n kan èyàn ń parọ́ fún àwọn kéèkèé ni ẹ̀tàn ni èyàn fi ń kọ́ àwọn ọmọ láti kékeré so ọmọ náà wà dábà yóò ma ní padà Christmas so wọ́n ni li'anna tashabbuha bihim fi dhahir wọ́n tó gbé kí ẹmọ kọ́pì wọn openly yadullu ala mahabbatihim fil batin ó túnmọ̀ pé yẹn nífẹ̀ẹ́ walau kana al-muslimu yubghiduhum tó bá yẹ pé musulmi kórì àwọn tó tọ́ ni ma tashabbaha bihim kò ní kọ́pì wọn fa yajibu ala al-muslimin so ọ̀rọ̀ yẹn lórí àwọn musulmi o an ya'tazzu bi dinihim kí ẹ ma gba yìí pẹ̀lú ẹ̀sìn rẹ̀ kí ẹ ma ní ìzà lórí ẹ̀sìn rẹ̀ pé ah eléyìí rí gbẹ̀gán sí kèfèrí rí ọgán wọ́n tó rí ní sùsáàkì ọwọ́ arẹ́ lómi ọwọ́ shirt ọtún gé irun àwọn olórin gbogbo ẹ̀mọ́ báhùn ó sì kọzá dákun tààrà rò pé wọ́n àbá nínú méjì so business kìí ni wọ́n lè waste time so orí tí ẹwọ́n lè ọgbẹ̀ àìlè yìí kó tó lè gbọ́ mẹ́ta rọ àwọn ilé yóò ti gbọ́ kí lè ẹ̀yọ̀ kan tó gbọ́ àbí mẹ́wàá irú àwọn ilé yóò ti gbọ́ kí lè ẹ̀yọ̀ kan tó gbọ́ so tí a bá ṣe jìnà sí wọn sí tí a bá ṣe ń gbayì pẹ̀lú ẹ̀sìn rẹ̀ sí eh, ẹlòmíràn ìdí tí èfi fẹ́ gbayì pẹ̀lú Islam pẹ̀lú súnnà náà ni pé kán gbà ọ̀fẹ́ kán rárún nílé kòkó àwọn ma ti bẹ̀rẹ̀ sí gé sókò tó ń sin àwọn ọ̀rọ̀ pé òun náà lè òun bá ọ̀rọ̀ bẹ̀ kí lọ sí náà tẹ́lẹ̀ tí a ti gbogbo tó ipé gbogbo èèyàn ní ìyọnu sí ìwò wọ́ àwọn àkọ́tọ̀ ń ṣe látijọ́ ìtẹ́lẹ̀ mi sí ìgbọ́ tó ipé àníyàn dáadáa gan lọ́tún ọlọ́run ni kárí kí ẹ máa tráì láti bríìsì láyé

nínú àwọn àdádálẹ̀ mithlul mawali gẹ́ bí bẹ́dẹ̀ mọ́lídù mọ́lídù ìkọ́pí àwọn nàṣọ́rọ́ níbi celebrate bẹ́ẹ̀tì son of god kẹbọ́ sí mọ́ sọ so ọ̀nà àwọn musulmi àwọn kúyà èdèká àwọn àmà celebrate annabi so táwọn jọ́sìn fún ẹ̀kọ́ àwọn ẹlòmí ma jọ́sìn fún annabi sallallahu alaihi wasallam wani hada tashabbuhum bil kufar wọ́n lè lè kọ́pí àwọn kèfèrí ni wọ́n ní alladhina yahtafiluna bi mawlidi al-masih ìmọ̀ kọ́pì àwọn kèfèrí tí wọ́n celebrate the birth of Christ wọ́n ní fanahnu la natashabbahu bihi a ah, ní ma kọ́fì wọn fi àádáàtìhìm níbi àwọn àṣà wọn wà ìbádáàtìhìm àti jọ́sìn wọn wà malábìsìhìm àtàwọn sọ wọn al lápẹẹrẹnsì kò sẹ́ni tó sọ pé tó bá wọ ṣẹ́tì àbí tó bá wọ kankan pé ah, èèwọ̀ ni o pé ah, abẹ́ni tó wọ ṣẹ́tì yẹn fẹ́ kó feel bad ara ṣùgbọ́n wọn náà sì ìwọ náà wò kíní yẹ ò sí kìí ṣe inú àṣà rẹ̀ gẹ́rí ọba kìí ṣe pé bóyá kíní ìbẹ̀lọ ti wá àbí kankan àwọn mùsùlùmí kìí ṣe tán máa ń wọ̀ nìyẹn ó sì wá sí pé tí wọ́n mú lọ́kùnkùn lónìí ìmì ìsàfà kìí sàfà nìkan ní ma ń wọ ní ma ń yàgò fún àwọn nǹkan táwọn yóò ma fi rí gbogbo ah please are you Muslim Christian so ẹ̀rùn pé tó bá ti rí ọ̀pẹ̀lú ṣẹ́tì ó lè béèrè béèrè bọ̀ tó bá rí ọ̀pẹ̀lú jalabia kò ní béèrè rúbírú béèrè wọn so kò jẹ́ bó sì jẹ́ o so wallahu alam sallallahu wasallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in kesi to ma pe nteyan so ni pe a o le fi iṣẹ́ ti kírun àbí en lo ba wo iṣẹ́ ti wájú ko ni pe to wa ti wo iṣẹ́ ti ma wájú ko ẹ̀sìn ara o so ara o ara ti ara shetonu fẹ́ ko bo mi so o ti kowo ko bo ko mo wo lásán o tún wá wò pé bo lo ti ṣe le lekun nínú ikobo si so ara o والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين